ضحى هذا اليوم متوجين إلى منى كما فعل صائب النبوة صلوات ربي وسلام عليه وغدا إن شاء الله يوم عرفة يوم يتقبل الله سبحانه وتعالى في دعوات عباده المتقين ولو اتقوا من النيران في ذلك اليوم وكفى بيوم عرف عرفا شرفا أن الله سبحانه وتعالى يبين ملائكته كما جاء ذا من حديث ابن عباس رضي الله تعالى عن وارضاهما أن الله سبحانه وتعالى يباهي ملائكته بأهل الموقف فيقول هؤلاء عبادي جاءوني شبثا غبرا فإني أشعدكم بأني قد غفرت لهم إلى آخر هذا الحديث أمة الإسلام فهذا النبي صلوات ربي وسلم عليه قد سن لنا سنة رشد وخير في هذه الأيام الفاضلة جاء من حديث ابن عباس رضي الله تعالى أمضاهما أن الله سبحانه وتعالى فضل هذه الأيام العشر الأول من هذا الشهر المبارك على سائر الأيام بكل رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام يعني أشأ والد الحجة أمة الإسلام لا بد لكل منا أن يجتهد في التقرب إلى الله سبحانه وتعالى ويشمر وأن يتسابق إلى الخيرات قال الله سبحانه وتسامى فاستبقوا الخيرات وسارعوا إلى مغفرة من ربكم وهذا النبي الكريم قد احتسب على ربه سبحانه وتعالى وسأله عما يؤتي من صام يوم عرفة فقال رسول الله صلى الله عليه وسلم يوم عرفة لما سئل عنه قال أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده وجاء في الصحيح المسلم مسلم الحديث بقتادة الأنصاري رضي الله تعالى عنه لما صلى الله عليه وسلم عن سمي عرفة فقال تكفر السنة الماضية والباقية وقال فرض ذات سؤال المسلمين أتنطر الكوي كرات قال فالنبي صلى الله عليه وسلم ẹn tọrọ bá látọ̀pàá máa jẹ́ kẹ fún ogun wa ọba rẹ̀ bá ní àti àwọn ará ìlànà nàbí àti ṣùhábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam níjọgbẹ̀ alìkẹ́mà èyí máa yà mú ń fi àsìkò ìran létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́bù sí rẹ̀ létí ìbẹ̀rù rẹ̀ ànítàkùnlọ́ ẹjẹ́ akọ̀nà ọlọ́run ilé náà ni àsọtẹ́lẹ̀ tó bá dídà sọ fún èmi àtẹ̀yìn àtàwọn tó lọ sáájú wa àtúwà ń dúpẹ́ lọ́dọ̀ ọba dẹ́dà wípé irú ọjọ́ òní tó ṣe ojú wa tó jẹ́ ọjọ́ kẹjọ nínú oṣù kejìlá tó jẹ́ oṣù tí wọ́n fi lélẹ̀ fún tí ó jẹ́ oṣù tí a fi ń fírú ẹ̀sìn tọ́lọ ọba dẹ́dà ó jama'a Ànábì wa sallallahu alaihi wasallam imtathala bi amri rabbi in tọ́lọ̀ wọn bá sọ pé kò risala وأدى الأمانة ونسعد الأمة صلوات ربي وسلام عليه ọjọ́ kẹjọta wà láwàáyí wọ́n máa ń pè ní yóò mú tẹ́rùyà ọjọ́ ìrọmi ọjọ́ ni wọ́n máa ń fi rọ omi omi tí wọ́n gbìlọ sí mìnà kafi mìnà lápẹ̀rẹ̀ káfí mina wọ́n mìnà ìdí àbà táà náà bá wà lókó ń jọun a níbi àbà agbàpẹ́bẹ̀ yóò ní àrò bọ́yá àpà òkété ni afẹ́ṣe sú ni afẹ́ṣe kẹ́kẹ́ ni ìdí àbà iná láàbọ̀ sọkọ́ a máa sọ táàwọ̀ láti lé lẹ́yìn tó bá jẹ́ àgbẹ̀ ìwọ̀nba tí ọmọlọ́m bá pé ó tutù kù wa a gbogbo sí ìdíyàbà a lọta a sì nǹkankan ìdíyàbà ilé láti ma a sẹ́fọ́ gbogbo tó bá mẹ́sẹ̀ tó bá ti jẹ́ wípé nǹkankan náà láfẹ́ mú lọlé lálẹ́ náà ibẹ̀ láàmà wá fi sí tàbá lọlé ibẹ̀ ni mina ni wọ́n ọ̀rọ̀ omi wá torí pẹ́lú sọ̀sọ́lọ́m débẹ̀ lọ àrọ̀fà lọ́la wọ́n lọ òun ní súnmìnà ibi wọ́n ti ṣe jámùrà rẹ̀ mẹ́gbà ti ṣáì láti bẹ̀ ní àfẹ̀mẹ̀dúdù àwọn ọmọ wa lọ sí jámùrọ̀ akọ́bà nìkan ni wọ́n sọ ẹmbàrà lọ́rún bẹ̀ yọ́ lọ sọ̀wá fún ìfàbọ̀ ní Mẹ́kà bárbi ṣe nìyẹn tó ti bárbi ṣe wá ṣe tó ìná pẹ̀lú ògbọ́lọ̀ zírù jọ náà mìnà náà bí ti wá kí padà tí wọ́n wá darí padà sí mìnà yẹn mìnà wọ́n mọ̀ wá gbé ibẹ̀ wọ́n ti lọ máa lẹ́kù títí títí títí tí ògbòsí ájú ó fi ṣe ni ó tó fi parí wọ́n wá mọ́ ń pè ní yóò mú tẹrwíyà ọjọ́ ọ̀rọ̀mí wọ́n wá ti rọmí lónìí lọ́dọ̀ tí a ọjọ́ ọ̀múra alẹ̀ di ọjọ́ arọ́fà oní ọmọ jẹ́ jẹmáà kátọwà bọ́bí yóò mọ̀ arọ́fà kí ni tó dójú sí èmì àtẹ̀yìn tó bá di ọ̀tọ́lá tòótọ́ ikhtasat kalimatu alil ilmi fi yawmil hajjil akbar àwọn ọjọ́ wo ni ọjọ́ ọjọ́ fáínà ajì àwọn kan ní yóò mọ̀ arọ́fà ni wọ́n ní kílẹ̀ rí wọ́n ní ànábì ní alhajju arafa hajji tẹ́ ń ṣe arafa mọ́ ní ẹmbà ti ráyè dùn sárafa ó ti kú oríire bẹ́ẹ̀ sì ni arafa yìí nìkan o lọ́jọ́ tó pé ó ní òru méjì tó rù ń ṣiṣẹ́ nínú gbogbo ọjọ́ nínú ọdún arafa lónìí tó bá tó di ọ̀la tó yẹ ọjọ́ di ọdún ọjọ́ ọdún lónìí òru ọkànwò sọ̀hábà ìmbọ̀ ìmbọ̀ ìmbọ̀ ìmbọ̀ ìmbọ̀ nǹkan nke tí wọ́n gùn bọ́ ìta ń se ájì lẹ́yìn oúnjẹ ọlọ́run ìmbà wọn ni àrọ̀fà kò rí àrọ̀fà yẹwọ̀ wọ̀ ìṣá fi di òru si ó

tó sì tó bá ní kírù ní jámùn bí fàkọ̀dí tamma hajjuhu wàtàbílẹ̀ fàtọ̀ alẹ́bíṣẹ́ sáà sọ yí pé ó ń tàn kọ́dọ̀ tàfáfáwò wàtàbí hajjuhu ó ń tàn ti rí ń tọ́lọ̀ rẹ̀ sí ó ní hajj ìdán ara ìmàtí ọjọ́ ìtò nínú àwambọ̀ àwa ojúṣe tiwa a máa gbáradì ṣùgbọ́n nàbí sallallahu alaihi wasallam ó sara nǹkan méjì fún wa méjèèjì wọ́n papọ̀ wọ́n tún yàtọ̀ wọ́n papọ̀ níbi ìran wọ́n yàtọ̀ níbi àwọn nǹkan ẹ̀sẹ̀ sí o náà ni hadaya àti àdọ́ọ̀hí hadaya àámù mínàlẹ̀ àdọ́ọ̀hí hadaya kúdù àdọ́ọ̀hí lọ ẹ̀tí lọlé ọlọ́run o náà ni yóò mú lọ ràkúnmí màálù àbí àgbò àbí ìyàwó rẹ̀ àbí orúkọ àbí ìyàwó rẹ̀ ṣùgbọ́n tó lè mú nǹkan mí lọ̀tọ́ àti èṣe ń jẹ àti èṣe àwẹ́rẹ̀ o lè kó ń jẹ lọ o lè kásọ lọ o lọ o lọ o lè

ọba wa àwọn sọfà nẹ́bí pé e tí ẹ mà ní èdè yìí tí mo ti gbé ọdìdẹ tó jẹ́rẹ̀ lọ́rọ̀báwá oòrùn ṣùgbọ́n èmi tí mo ní yìí mi bàyí mọ́tò àmọ́dọ̀ tèmi mẹ́ta ló pín sí ẹlẹ́ẹ̀kẹta pín sí méjì ràkúnmí 1 àtakọ àtabo rẹ̀ kàmàyẹ kúrúbàn màálù 2 àtakọ àtabo rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta onígọ́nàm tí ó ní akọ ti ewúrẹ́ ó sì kò dọ́nù ònú ó ní akọ ti àgbò akọ akọ akọ àgùtàn ó ní dọ́nù akọ ti ewúrẹ́ tọ́jú ọkọ ti ẹ̀ ó ní máàzù àtọkọ wọn àtìyàwó àtọkọ àtìyàwó lójú méjèèjì gọ́nàmù náà ni à ń pè méjèèjì a jẹ́ wípé ẹran léyà wà tàà pa àtẹran súnà ọmọ tàà fẹ́ pa tó jẹ́ bàyí mọ́tùlà náàmì ìran mẹ́ta fi pa iléyà ràkúnmí màálù àti àgbò àtìyàwó rẹ̀ àti orúkọ àtìyàwó rẹ̀ ṣùgbọ́n tí ń bi ti súnà ọmọ ẹlẹ́ẹ̀kẹta bí láàmì wọ́n jẹ́ ìṣàtún àdíyẹ̀kìtọ̀ wọ́n ń Eh, Bakar sọ́fẹsẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ pọ̀bẹ̀rẹ̀ àwọn mímá wípé no kọfẹsẹ̀ múlẹ̀ a lè pa wọ́n ká fi wọ́n kún ẹran ni a yí pa wọ́n ká fi wọ́n sọrí súnà ọmọ alákúnlé ìyọ̀kọ̀látẹ́ sọ nílé ìran mẹ́tàtà wá máa pàì ọwà nímọ̀jẹ̀mù ní ìsìn èdè dúó lójú kan ẹ̀sìn yọra rẹ̀ lẹ̀ kápẹ́ ti èdè ní ẹ̀rẹ̀kò tó fẹ́ àwọn méjìlẹ̀ wájú ẹsẹ̀ méjìlẹ̀ yìí tí sì rìn bẹ́ẹ̀ tí è sí ìṣe pé ń fa ẹgbẹ́ rẹ̀ ya ẹ̀sìn wọ̀nú ẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn lọ sọ pé no ẹ̀sìn kọ́ lọ́wọ́ bá ń sọ ẹnìkan wá lè sọ pọ́ ń gba professorship lórí ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ ni kí ni problem bí akíyàn pẹ̀ sí ṣe bí ẹ̀mọ́ tẹ́ ń pè bàyí mẹ́tọ̀rọ̀ àmì ni ni jẹ́bẹ̀ wọ́n Ah, ọ̀dá nígbàtí ànàbí wà fẹ́ sàlàyé èdè lẹ́fi sọ́hun ẹgbà tó tọ́ ṣùgbọ́n mọ́kọ̀ fẹ́ sàlàyé fún ẹ̀sìn lápẹẹrẹ ìrún táǹkì asọ̀látì ní ìdàlọ́wà ó ní ìtumọ̀ mí lọ́tọ̀ ìtumọ̀ owó àdúà sọ̀lẹ́tì al-yawm sọ ti ṣàdúà darí lẹ́ni bó ti ṣàdúà darí ṣùgbọ́n tá bá ní sọ̀lẹ́tì tó bá ní mọ́dà taxid kí ni tó gbàlérò sọ́jọ́ ṣubú so ti kírùn àṣùbá àbújá àrí pé nínú èdè àdúà kí ní èdè ń dáàrú táwọn àfá àbúkàtà kan máa sàràyí púpọ̀ àwọn tẹ́tàwọ̀ bí nǹkan kéèkéèké ìrìnrìn kan mọ́lọ kírùn mọ́sálásí kan alọ́alọ́ ní bádà iná ni ó tún kaba ya bí 16 years ẹ̀yìn abáfẹ́ kí magrib ìmáàmù gọ́nà ìmáàmù rà ọ̀rẹ́kọ́ kí mọ̀ fásitì lóò kírùn fásitì bá sígbọ̀ wájú ó sì kafa tíátà lọ bá kẹnubọjọ́ rátùlì kàmáìlì

sí ọmọ tẹ́ ń pè ní as-salatu fil lugha ah, ẹbá túnmọ̀ rẹ̀ fún mi ìbá tó yé mi as-salatu fil lugha tí wọ́n bá tí ìkan lè kiri àdúà in tẹ́ ń pè ní inú èdè àdúà náà ni so wọ́n ni wọ́n ti kàmọ́ ilẹ̀ àdúà náà náà ni tó rùkú pé as-salatu àwọn ìròyìn lẹ́yìn bóò lọ sí fẹ́ yí àwọn èèyàn pẹ̀lú bàbá tó ti dórí ọ̀rọ̀ kodò yìí nǹkankan sí àfẹ́kì wá nílẹ̀ níbi ẹ̀sìn wa nígbàtí ìmàndébí lọ́gọ̀lọ̀ kọ́kọ́ dé èdè ìmẹ̀ èdè Lárúbáwá fíkíù ni sọ fíkíù fíkíù àròyí àwọn àfáà wa ni lórí ìpìlẹ̀kẹ́ ìpìlẹ̀wó lórí hadith àti Qur'an in tó bí ìròrí yẹn wọn ọ̀ká ìròrí wọn aláǹfà mara wa lọ díẹ̀díẹ̀ láwá ń gbójú bá in ló jẹ́ kí difficulty ọwà ń bí àwọn kẹ́kẹ́kẹ́ fún adìyẹ nílẹ̀ Yorùbá gbogbo àwọn yìí náà a a sì mọ̀ fún àtọ́ lọ wa ní excuse torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn orí jùbá náà lọ kọ́ ìjọba ẹ̀kọ́ bá ní gbàá kọ́lù jẹ́ nìkọ́ bá ní gbà bàbá wa bàbá zúgùlùn ọlọ́ndàkọ̀ bá ń forí jí wọn bá ń gbàbọ́ wọn wọ́n ń sọ̀rọ̀ kẹlọ́dún kan ọ̀rọ̀ ìní agbára àwọn èèyàn sáfúlà tí wọ́n pẹ́ gbogbo mùdíùn ìmọ̀ sọ báwọn àà báyìí kọ́ tún ní ìpàjú wo tó rí ojú ẹsẹ̀ ó ní ẹ̀yọ́ ma ẹkú oríire o in tí a máa fi kó níbé tí odò wọ́n rí ìgbà fi kó dé tí wa dẹ́yìn odò lọ́hùn kò sí ó ti wà pẹ̀lẹ́ yìí o èyí kéyìn ọmọ kí omi tọ́ bẹ́ẹ̀ lè ṣe kò ń gẹ́ díẹ̀ yìí odò náà tọ́ bẹ́ẹ̀ rí jíbí mẹ́mẹ́ ọwá wúfúnmi gbọ́ ọba wúfúnmi mi ọgbà o àwọn bàbá rí ni àwambọ̀ bahimatul an'am àti wá mọ́ ta fẹ́ fi àtìyàwó rẹ̀ tó jẹ́ àgùtàn àti ewúrẹ́ àtìyàwó rẹ̀ àti ọkọ rẹ̀ tó jẹ́ òbúkọ fine sílẹ̀ kí ní ìwà ní mẹ́jẹ̀mú wọ́n ní ọdún mẹ́jẹ̀mú ó ń sí ọlọ́run sí ìjàbọ́pọ̀ wọ́n ní wọ́n ọ̀bá mẹ́jẹ̀mú

nípa àkámọ́ pa wọn Imam Maliki ṣàdádá lórí rẹ̀ ọ̀rọ̀ sí tó pọ̀ lórí rẹ̀ nígbà torí pé ìra àwọn ẹta ń tẹ̀lọ́dà bọ́lọ̀rọ̀ ní pé kọrù òdó lẹ̀ nínú sáà lè tẹ̀lọ́dà bá lè tẹ̀lọ́dà asambo la ilaha la ilaha illallah ẹ̀sìn nítorí pé ẹ̀sìn wọn lọ́dọ̀ àwọn lárúbáwá ọ̀rọ̀ pọ̀ táwọn afá sọ ń gbà pé ẹmọ́ pa wọn abùkàtẹ́ yìí rẹ̀ wọn anábìsì sọ fún àwí pé tí èdè lọ́gbà alìkìyàmà tí a bá ní ọ̀tá ń dojú pọ̀yí ẹ̀sìn ọ máa wúlò fún kò sí kò fine ẹ̀sìn kò sínú bàyí mẹ́tùlà náà èyàn wá wò pé a ah, ẹ̀sìn náà kí ni problem wa mo rẹ̀ 2.5 wọ́n dẹ̀ sọ pé 200,000 ah ka ìtọ́lọ ọgbà ní méjèèjì ẹ̀sìn ẹ̀rẹ̀ ẹ̀pọ̀ fáàrí tó ni o àwa fẹ́ sọ wípé àti mamajẹ̀mù àkọ́kọ́ iná nìkọ́ jẹ́ bahimatul an'am ràkùnmí màálù àti ghanam tàbá ti sọ pé ghanamu o ti kó méjèèjì tàn sọ́nà àgùtàn àti ewúrẹ́ àti ọkọ àwọn méjèèjì ẹlẹ́ẹ̀kejì o láti mẹ́nu báyìí an tablugo sinna ọgbọ́dọ̀ wọ èjì tí ànẹ́bì ní tọ́bá ti wọ́ ilé tó wọ ilé yá kí náà ẹwà mọ̀ wìmọ̀ náà ràkúnmí èlé yọ́gà àti bàtọ̀bá tó pọ̀ ọdún márùn ṣùgbọ́n nínú ìmọ̀ ọlọ́run tí wọ́n bá kó 1 million rẹ̀ jọ ẹlẹ́rí bí mẹ́ta mẹ́rin tí ó nì tí ìpínlẹ̀ ọdún márùn ni ẹ máa wò kó ti lẹ́yìn yẹn ọ ọ́sẹ̀gìnì ọ́sàkọ́rọ̀ kọmọ̀dà nǹkan máa wùyàn lọ́wọ́ nítorí wípé annadiru la hukma lahu in tí ọba kọmọ̀n àìgbẹ́dàjọ́ lè lórí ẹ̀sànú tọ́lọ̀fẹ́ sí ilé yùn àfi tó bá pọmọ ọdún méjì yọ́ pọmọ ọdún méjì ọwọ́ akọ̀ ghanam ghanamu tààpín sí ìran méjì ohun tó bá jẹ́ wípé orúkọ àwọn náà ni orúkọ tí a ní mùsùrù tàúsá ọdún kan gbọ́dọ̀ pè pèrèpèrè fáwọn kí wọ́n tó léyìn yẹn tọ́bọ́ wá jẹ́ wípé àgbò ni níran àti tàgbò tọ́ jẹ́ ìrẹ́kẹ̀dì fọ̀gárámù oṣù mẹ́fà ní ohun ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì nù fine tàbọ́ wá fẹ́ rẹ̀ rẹ̀ sí gbónù ń ta bá gbọ́ lẹ́nu ẹgbọ́ fẹ́ tẹ́rẹ só ti wa àwọn mímọ̀ ni ó ti tó tọ́ bá jẹ́ hobir kìí sí ọdún dé mọ̀lọ yáwó ọfẹ́ tọ́ jẹ́ lẹ́ran gangan nítorí pé húwà hobarun dìní ìfúnni nírò ẹ̀sìn ni bí ìgbà tí àfẹ́ bẹ̀rẹ̀ pé sásìkò orú ti tó lérí àtẹ́yìn ọmọ tẹ́lẹ̀ tọgbà bí ẹjọ́ ọbárí sáàmọ́ bí ẹni abárí elí nẹ́ẹ̀sì ni wọ́n èé bí ẹni abárí pé ó ti tọ́kẹ́ mẹ́ sára wúsá ni ọmọ ọdún méjì àtàbọ̀ ní ó sì fẹ́ tajà ní àìmú hmm, àgbọ́dọ̀ mú mú fine àti rí ọdún pẹ̀lú àwọn ẹ̀rìn ó di méjì ẹlẹ́ẹ̀kẹta o náà ni àǹtẹ̀kúnà máa ní àtàn mìnẹ́lì òyúbì alìmáníà nílẹ̀ ìjìzá àwọn ìwà gbọ́dọ̀ bọ́ níbi àwọn àlèébù tó jẹ́ pé tó bá ti mú ẹran à lè fi pa iléyá ṣùgbọ́n wọn àlèébù yìí wọ́n fẹsẹ̀ múlẹ̀ lórígun mẹ́rin nínú mẹ́rin ní ti wá ń ya lọ́dọ̀ àwọn mímọ̀ jẹmẹ́ ìjá mọ̀ lọ́wọ́ tàà bá ti ń tí mẹ́rin ìbá ti bọ́m bí ẹran ìyókù láàrin kúlàmá kánẹ́tì àkìmálà kánẹ́tì àfùdọ́là ibi tí ó ti máa rìn náà tó ti péjú báyìí lọ ó tún lóore kí lè rí wàjá àfi sunnah tíbìrì min hadith an barobin azib radiyallahu ta'ala na rọ̀dọ̀ ó ní ọmọ fi ránṣọ́ la tajuzu fil adọ́hì inú ìpáyà ní arba'un la tujzu fil adọ́hì al'aurọ̀ albayyinu awa ruha walmarido albayyinu maraduha wal'arja albayyinu dọ́lìruha walkesiratu lati latunki on se ọlọ́ni mẹ́rin tí wọ́n fẹ́ kàfin ẹmọ́ fi paléyà fọ́lọ́wọ́

tàbí ẹran tó jẹ́ pé bàbùṣúmà ni ìmbáṣàmà bákúrà tí àwọn ẹran kan bẹ náwà tí mọ́ bẹnu tamuru ẹran ilé kó jẹ ìntà àlefúrẹ́dọ̀ wọ́n bí o ní kẹrọ jẹ èrè tútù kò ní rẹ̀ kò lè lọ wájú kò lè lọ ẹ̀yìn kọ sàárẹ̀ tẹ̀lẹ̀ ń tọ́ jẹni gbogbo ìlànà pé nìkẹ́ ọ̀rọ̀ àwọn afáyì pé ẹ̀sọ wọlé yá tí ọ̀wọlé yá asàbọ̀ èyí táàrẹ̀ rẹ̀ náà fojú hàn fáwà náà kọ́dọ̀ ti ẹ̀tí bá ṣe ń lọ yídì ó ti jókòó kò jẹun kò sì kan nígbàtá èyí ti dìde ó ti fẹ̀gbẹ̀ lélẹ̀ ní ń ta eléyìn ẹran tí ààrẹ fojú wọn ni wọ́n àrjá àti ẹran tó mú kan albayyinu gọ́lẹ̀ ọha tó jẹ́ wípé ìmùkún ọfí ọ̀tẹ̀ tẹ́yàn ń wípa ẹ̀rẹ̀ ilé yóò plọ́mù ẹmọ́fẹ́ parí afọ bàdẹ́dà ẹlẹ́ẹ̀kẹrin wàlìkẹsí rọ́tùlẹ̀tí látún kí mẹ́pín lọ́rọ̀lọ́ ẹ̀ràn tó ẹ̀pẹ́ tí a bá láti ọba kò ní bọ́gbọ́ kẹ̀kẹ́ ó ti rùgbọ́n gbogbo títí ẹ ti ta jẹmọ́ téèyàn bá mọ̀túnmẹ̀ràn iléyá bá nàbí ọba sọ báyìí fún agan èèyàn pè tọ́dá fọ́lọ́n afọ náà in tí fi ra ẹ̀mí wọ́n ní kẹ́nìkan kárọ̀nà oléyá àfi tá bá lè rí ewé mọ́ngòrò ṣùgbọ́n à lè rí àfilẹ̀ tápà kò sì wà sókọ̀ bá inú ìsìn pẹ̀lú gbogbo wà látòdé bí bàbá bá lọ́wọ́ dúró ti ìyẹ́ olóhun orin lọ́bẹ̀ kọmọ bá kú kọmọ kú láwọn ń mi níjọ náà náà ọgbà bàbá gbà ọmọ gbà tàbíláhùn jẹ̀bínú rí nàbí sọ pé gbogbo ẹn tó bá fẹ́ kú tó jẹ́ tí ọ̀pàpàpọ̀ mọ̀ bàrẹ́dà tẹ́ bá ti rí bí tó ogun bá ń bóòndé ń bẹ̀ ìfúnníródùnú pé yóò dèrè ni ni eni ti yóò dù ọmọ rẹ̀ ní sọmọ ọlọ́mà o tá ń lè mú ọ̀bẹ lọ́nà wa tó lè bẹ́rú ẹ̀wò kódà

kò pẹran kò mọ́ bí ó ṣe bèèrè ó ti lọ kí kòkò pà owó bó tọ́wà tó jẹun díẹ̀ sí ó súnmọ́ kí bí èkìrì méjì ò tó lé lúwara rẹ̀ náà ní ìsẹ̀ tí mẹ́lẹ̀ síra wọn sẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kí ní òkúta sí òkúta méjìlá lò lẹ́sìn máa ń na magarin wò pé dẹ́bì wà kí ṣe ẹ̀yìn kí a ti mú ní àdúgbà orí káṣe but mọ́wọ̀kọ́ kí a jẹ́ kẹ́lẹ̀ ọlọ́ra kẹrẹsìn wà ó ní ṣe kùrù kẹrẹsìn musa mẹ́rẹ̀ndé wọ́n jẹ́rẹ̀ mẹ́lẹ̀ bí ó ṣe dúrẹ̀ tẹ́tẹ̀ kan ní ti ń bá wọn wí ní kankan kúrà nílé ọ̀rọ̀ ọmọ ìyálẹ̀ ẹ̀jẹ́ ń kákọ́kọ́ yẹjú ọ̀rọ̀ ìtẹ́nà kò ní ẹ̀kẹ́ tí lọ yẹjú bẹ́ẹ̀ ló ti lọ fà kànga ní bá wọn ní bọ́ọ̀lù gíní èmi náà ń kọ́ àwọn pàtà one school èmi gẹ́ ní ìgbẹ́gbẹ́ rẹ̀ ó sẹ́lù àwọn àwọn ẹ̀táwọn táwọn lẹ́tọ́lájì bá ń pa gbẹ́gbẹ́ lọ́bá kí gbẹ́gbẹ́ nígbà wọn kún nìkan ọlọ́ni ẹ̀fún náà bẹ̀ wọlmọ̀tar àtẹn tó jẹ́ pé ó lè làmọ́lẹ̀ fún wípé ẹnu ọ̀bẹ́ sílẹ̀ ò gbogbo ọlọ́run sì bọ gbogbo aláìní gbogbo ayé sọ́bà ńlá wá fi ń wọ́sẹ̀ ọ̀bẹ̀ ńlá fi ń wé

kí wọ́n lè mọ̀ wípé bàbá yín kò mú kéèké lọ́dún ẹfi kàn bọ́bá lè fọ́ lórí kọ́ fọ́ lójú ìyókù náà padà sínú ọbẹ̀ ní pàpàpà lẹ́gbẹ̀ẹ́dà ẹ̀ṣọ́mógiri kọmọ gbágiri bí ọ̀bà rí ní àwọn yẹ títú pàń fìdí ẹ̀ṣọ́mógiri kọmọ gbágiri sẹ́ràn náà rẹ̀ tọ́fẹ́ fọ́nà ẹlòmí owó sọ̀sọ̀ pé ah, ẹwọ ilé yọ náà gẹ̀rẹ́ bí ní gbẹ̀gbẹ̀ ah, kò lè gbẹ̀gbẹ̀ ní ọbẹ̀ inúkùn fẹ́ pàfọ́nà ọ̀pọ̀lọpọ̀ kíbù bí ànáfà kíbù bí ànáfà bọ́lọ̀ ń bá ṣe tó lẹ́bí èyàn ibẹ̀ ẹ̀rẹ̀ bí ẹ̀rẹ̀ léyá wọ́n máa bọ́lọ̀ mi lẹ̀rẹ̀ léyá ah ní gan yọ́ sàrí ẹnu skúbízi àmà rẹ̀ ló sì fílẹ̀ ọ̀rẹ̀ yẹn ni wọ́n máa mú lọ tọ́bà ti mẹ́kúnlẹ̀ ah olóòrí pún ní ṣúrọ̀ pé bí ọba sí ilé ẹran tí ó ní bá sí ń sì kí ni wọ́n bẹ́rẹ̀ bẹ̀rẹ̀ ah, ẹgbẹ́ wọn tó pẹ̀lẹ̀ ti fún lẹ́ran jẹmọ́ àtàbà gbọ́nà yé àbàbàrà alamari sha'iratun min sha'airillah dhalik wa man yu'azzim sha'airallah fa inna min taqwal qulub ọlọ́run ni bí ó sì rí nìyẹn gbogbo ẹntẹ́ bá tí máa ń gbé títọ́lọ́ ní láńkẹ̀ẹ́ ní tọ́lọ bá sáìmù ẹ̀sìn tí bá ń gbé láńkẹ̀ ààrẹ ní kí yíò mọ́fẹ́ kọsẹ̀ sí kíblà kì í sí pàdé ìsì wá lórí ẹ̀ ṣùgbọ́n mo lè jókò tọ́rọ mi lọ́rùn tí ní kọsẹ̀ kíblà mo lè fi ìpẹ̀ kíblà lè náà ní kì í sí dandan ní problem oní gan ṣáàdì ìsì wá lórí ẹ̀ gbogbo àwọn ẹ̀dà báhùn ẹ̀ ti máa dá àmà bí kí yíò sáré gbágbé tí ó fi ń kírò pé ẹ̀ẹ̀gẹ̀ kágbé sọ́wọ́ ẹ̀ẹ̀ni ìgbébásíkò òun bá ti tó náà lálò àmọ́ máa fi gbá bọ́ọ̀lù ní tí ọba ti sásíkò òun dáa

ààrẹ náà ní kó ẹ̀rẹ́ rẹ̀ tí ẹwọ́ ọwọ́ rẹ̀ tí mẹ́rẹ̀ lọ ló kó pàǹkẹ́rẹ̀ bẹ̀rẹ̀ lẹ́rẹ́ kẹ́ tó sì bẹ̀rẹ̀ ní ẹ̀tẹ́ lọ pàfọ́lọ̀ ní kí lọ fẹ́ gbàgbẹ̀ àwọn amẹ́ntí ń tò báyìí tí ìrẹ̀ tí ẹ̀ nínú ní ó bọ́lọ̀ tí a fẹ́ pàfún ní bínú sí ni kò yéèyàn jẹ̀má

aláìmọ̀ tí ni ní sún tẹ́lẹ̀ torí pé ọmọ ọ̀dọ́ ojú ọ́sẹ̀ mú sọ́rọ̀ tí bá sẹ́rẹ̀ lé àti ẹmúlọ ẹmọ bọ̀járí ẹmọ sí jẹmọ́ ìjọ àbáríbáun ẹ̀yẹ máa wò sí ní tí ó tó díbà wà ẹmọ́ ìjọ àbáríbáun ẹwò ìsinmi tí ó dé bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa ṣe gbẹ́rin lèmi àti ìjọ wa mú pé kí wọ́n fèsì ara wọn débi pé àáfà ń dẹ̀rẹ̀wò àfàgànbẹ̀ láwọn jàjàjàrà bí àbá ìlọ́wọ̀ ní ìfẹ́ràn kan kó tó pé kankan kan pa tó tó jọ ọdún mẹ́ta mẹ́rin ní ìsìn tó ké sẹ́bí ọmọ ti kú ó kú náà nù ọlọ́nṣẹ́ ajẹ́jẹ́ o àwambọ̀ jọmọ́ ẹjẹ́ apẹ̀lẹ̀fọ́bà dẹ́dà mẹ́jẹ̀mú àkọ́kọ́ bàyí mẹ́tùlà náà ẹ̀kejì kọwọ ọdún tàà sọ yẹn 5 lára ràkùnmí 2 lára àgbò 1 lára mùsòrò 6 months lára àgbò kó sì jẹ́ wípé ọbọ́n bí àwọn àlébù tàà sọ yìí àsọmẹ́rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin àǹtẹ̀kúnà wọ́ktẹ̀dẹ̀bẹ̀ kí pípa rẹ̀ kọ bọ́ sásìkò tí a nìbí níkàpẹ̀rẹ̀ táìmù wo ni oníkàpẹ̀rẹ̀ ó ń ṣe ọlọ́n kí rúfáwọn èèyàn tán ọwá ni mọ́ ń ṣe ìdà sọ́látà náà wà ní sẹ́kà nùsùká náà fàkọ́dà sọ́bà nùsùká wà mọ́ ní sẹ́kà kọ́bùlà sọ́lá fàlà nùsùkàlá ìrún lakítẹ̀ yóò ríìdì wá pẹ̀rẹ̀ ńgbà ta pẹ̀rẹ̀ lẹ́yìn ìdì ó ń tọ́ ti ṣe déédéé tọ́lọ ní ọlọ́run ọgbà rẹ̀ ẹnìkan ìdíjọ́ náà lọ́wọ́ ọlù albarobin azib ni a mọ́ ń pè ní abu niyar bó ṣe dìde báwọn ní àrísàsára inú ọmọ pé nígbà bá kírun tàà látò pẹran mo ti pí òní wọ́n rí ká mẹ́gbàwẹ̀ jọ náà fàdàbátù ṣáàtì èmi ti pẹ̀lẹ́ lákí tó mọ̀bọ̀ yìí di wàhábàbtù an takuna ṣáàtì awwalama yuzbahu fi bayti mọ́ta tó bá ẹ̀rẹ̀ kọ́dà nínú ríwáyà mi ó tún ráfà àwọn aláìní ládùgbò annabi ni tó ń ti bó ṣe sí dáadáa iná ṣáàtùkà ṣáàtù láàmín ọpẹ ẹran jẹ ni o ẹkàn pẹran lè yí kápé ti iléyà nǹkan ọ̀pá yóò ìlà ákìrì adal hadith a gbọ́dọ̀ jẹ́ kí a kírun tán kí mọ́ mọ́tí ṣùgbọ́n èyàn tó bá jẹ́ pé wọn ò sí níbi tí wọ́n ti kírun wọ́n wà lábúlé wọn ò sí lẹ́n tí ó kírun fún wọn ní máa mọ̀ wọ́n wà á kàkúléètì pé ah níbi 8 sáà kẹ́kẹ́ ti máa kírun lùbáwọn àwọn nǹkan kírun 7 30 o nǹkan kírun 7 ẹ̀jẹ́ àfisí 8 wọn lè pẹ̀rẹ̀ wọn ní ètì alákúnlé mẹ́jọ mẹ́rin ti pé bá èyí tó wá tó jẹ́ pàtàkì ń bẹ jẹmáà asọ̀tọ̀ bá dáa ní káwọ̀ lọ sí rít tàbá lè rán sọ̀tọ̀tọ̀ kò sáburú mẹ́ ṣùgbọ́n kéèyàn máa sọ pé tailor disappoint wọn ò fi wá rít ara pẹ́sẹ̀ ètì yé yẹn náà ni apákanáà wà fáà sọ ó kù díẹ̀ káàtò wípé wàlìmọ̀tẹ́kífò ẹni tí bá ń ṣe ìtìkáàfù afẹ́kọ́ jẹ́ pé aṣọ ìtìkáàfù rẹ̀ tó ti wọ̀ tó ti pọ́mọ láhun tó ti fi gbólẹ̀ oníkọwọ̀ lọ sí ríd torí o tó bá wà rí bẹ́ẹ̀ ni wọn ò ní sọ pé ànẹ́bì máa wọ ajẹ́ wípé ànẹ́bì máa kó wọ́n lọ bá kó aṣọ wá nígbàtí bá lọ sí kíni o ti bá lọ ríd jẹ́bọ́ jẹ́ pé alóòtìkáàfù gbónú òsìsìnù àwàbọ̀ bá ṣe wọ́n ń sọ̀rọ̀ ìdí àwọn obìnrin náà jáde wá àwọn átíkọ̀ dawatul khudur wal hiyyat bitashdid al ya ṣíbọ̀ ó yàtọ̀ sí hiyab bitahfif ha'idu ó yàtọ̀ sí ìtàrífẹ́ ẹ̀mẹ́ ni pé jẹ́mìnà àdífẹ́ omi àtíyà radiyallahu ta'ala anha àrọ̀dọ́wà omi àtíyà èyàn dáadáa ni yẹ olàmọ́ ń pè ní Nasiba al-Ansariya radiyallahu ta'ala anha àrọ̀dọ́wà ó ńlá kọ́kọ́ nẹ́ẹ̀sì nínú islamu nẹ́ẹ̀sì àgbà tí ma ń tọ́jú gbogbo ẹni tó bá nọ́ọ̀sì sorry kí n sọ́bà ní ma ń tọ́jú gbogbo àwọn tí wọ́n bá tí wọ́n bá tí wọ́n bá farapa lógun tàbáyàn bá wà ní alákúnní ìyá ìná sàfánù àwọn sàrásàlám àdúkùrìjà ní yọ́mìnì ìd àníbìnrin kákọ́ àwọn obìnrin àwọn àgbàlagbà kákọ́ ọgbóde àwọn obìnrin ọlọ́mọgẹ̀dà wátùn fútúrù tọjọ́ ọ̀tún mẹ́rún kárọ jáde rírọ jáde yẹn jẹmáà èyí tánà bí pẹ́lẹ̀ sí fún anú nǹkan mí tó lè jẹ́ arọ jáde ààrẹ rí fún o káfíyàn wípé ọlọ́run gbàdó wọn ànábì kọ máa jẹ́ ìkìyà fún àti òṣèpá ah! bá báyìí àwọn obìnrin tí wọ́n wà sọ́lọ́lù musulmin àwọn ògbò lẹ́gbẹ̀kan torí kí mẹ́fi wá lè yẹ ṣe hajjina dáwàtàlì musulmin annabi ni ẹjá náà wá àdúwà tí gbogbo wá ń ṣe àwọn náà wọ́n ma nípìn bẹ́ àwọn obìnrin tí ò ní wọ́n kàrà bọ́sẹ̀ gbẹ̀kan ẹ wo bí ìdì ṣe nípa tó ni yóò máa arọ́fà ọ̀la yóò máa arọ́fà ni ṣùgbọ́n tá bá lọ rí ìwò wọ́n bọ́ sí yóò musabt sí a gbáwẹ̀ lọ́la bá ní gbáwẹ̀ jami ẹ̀mọ̀ ìwé mọ́lọ́wọ́ jami hadithi da kọjá wa alimamu tirmidhi wa abu dawud wa ibn majah na sayo sibe wa alimamu ahmad wa ghayruhum min hadithi abdullahi ibn busir radiyallahu ojú méjì gbé wa 80% àwọn àfá aládìísì wọn ò gbà pọ́fẹsẹ̀ múlẹ̀ 20% gbà pọ́fẹsẹ̀ múlẹ̀ nítorí kí ló sì fa ṣùdúdù ń bẹ́m̀bẹ̀ ṣùdúdù yẹ bá ṣe rí káfẹ́ kíà rẹ̀ tó ṣùdúdù ń bẹ́m̀bẹ̀ intanṣi ń pẹ́ ni ṣùdúdù ó náà ni mukhalafatu fiqh man huwa awthaqu minhu <sighs> ọ̀dá ẹjá gbọ́nà báyìí sọ kí ni abúlábùn búṣùrù gbáwà lọ́tọ̀dọ̀ òkú rẹ̀ olóòsọ́lọ́ sọ wípé láyẹsọ mẹ́nà àdúkùn yọmọ sábt látọ́sùn yọmọ sábt tí jọ sátidé bá ti dé ẹ̀yìn mọ̀ mí àgọ́rọ̀ bá wẹ́ọ́ ẹ gbọ́dọ̀ gbà wẹ́ọ́ látọ́sùn yọmọ sábt illa fi mafturidọ aleikum àyàfi àwẹ̀tọ̀lọ́mbá sí lọ́rọ̀ yẹn fún

ìlórí lèháù ni kìṣọ́ ànábì ní kọ́ bá jẹ́ pé náà nílé kómù kọ jẹ́ kọ́ bàbàwẹ́ sátọ̀dé áò rúdà ṣájọ́rọ̀ tí abẹ́ èpo ojú ló ti ẹ̀rí nílẹ̀pá nígbà wílé fal yàmùdúgbùhù oòrùn mánà kọmọ bá fi gbàwẹ̀ ẹwù ìntọ́rọ̀ ẹ̀sẹ̀ fi gbà ẹlẹ́gẹ́ ṣẹ̀pádìsì lọ wábáhùn lódìdí àdìsì ń sì ní agbára níbi àgbékalẹ̀ awárí àwọn àdìsì mi tó ń sọ fún wa wípé tánàbí báyìí sọ báyìí sátọ̀dé ọwà ń bẹ́ jẹ́mìn àdìsì àbíkọ̀tánà là ń sọ́rí ni wọ́n bẹ̀rẹ̀ sàm lérè nípa ààwẹ̀ tó dáájú ó yawman wà yawman ìmọ̀ gbáwẹ̀ ọjọ́ kan yóò sì níjọ́ kejì ìjọ́kàrà yóò tó bá wẹ̀ yóò sì níjọ́ kẹrin jẹ́mẹ́ tí bá ń lo rúṣẹ̀ mìíràn yóò bọ̀ sọ́dọ̀dẹ̀ àbúrò ìbọ́ sọ́dọ̀dẹ̀ fúrún sọ lọ́lọ́ sọ bẹ́ẹ̀hùn kèsí ìsáwẹ̀ dandan ó dé mi bákan náà àyámùlì bí wọ́n tún jàmí lérè náà dísẹ̀ bí kọ̀tàlá ìnáà ni wípé ọjọ́ mẹ́ta nínú oṣù ìgbà tó bá wù èèyàn nígbà èèyàn gbísẹ̀ àyámùlì bí àyámùlì bí 13 14 15

bíbá tẹ̀ ń bàbá lọ́rọ̀ yóò sáré jọ bọ̀ sí kí ní o sátọ̀rọ̀ ìfún ọjọ́ mẹ́fẹ́ fàánà ó ṣe ọlọ́n tuwa lẹ́ ǹdẹ́ sọ́rọ̀wátò rọ́bí wasalamari bákan náà min hadith abin abbas ó sọ́rọ̀ wọlé tọ̀yàwà juwairiya ìyàwó sọ́ọ̀bàwẹ̀ lọ́nà alàmìsí ni yàní ìwọ̀n bá wọn mí na gọ̀dá ní ṣó o sì láni ẹ̀kọ́ fẹ́ gbáwọn lọ́la yàní láọ̀ ànúbí ni afẹ́rí ìyàjá wẹ̀rẹ̀ ńgbàna gbọ́nà ń sọ láni àti gbàwẹ̀ mí lọ́la yìí sọ fà pé ìgbàwẹ̀ ń lọ́ sátidẹ́gẹ̀ẹ́sẹ́ mbẹ̀nú àhá àwà agbélérí hadithi pé bí 80% sọ pé kọfẹsẹ̀ mọ́lẹ̀ 20 sọ pé kí ni ọfẹsẹ̀ mọ́lẹ̀ àwọn tí wọ́n lọ́fẹsẹ̀ mọ́lẹ̀ àwọn dúró lórí wípé èyàn ò ní ìgbà tó bá bọ́ sí yóò mú àrọ́fà nǹkan wọ́n lẹ́yìn ò ní ah, ebi ká ni òun ni ó fún ní kí ni ní ládá nínú àwọn àgbà bàbá wa tí wọ́n wí nínú ọ̀ta àjọ ń báyí nìsìn bàbá alìbáni ni ṣùgbẹ́ sọ́ra ò gbogbo ọ̀dọ́ tí hàn rẹ̀ bá gbòjú tọ́mà lọ́númà sí ìsinmi kọmọ́ fàbàmà kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ bàbá alìbáni kọjá ẹni tẹ́yìn ọmọ sọ pé kìníkan lọ jẹ́ obìnrin kan orí wọn ní ṣe Albani pé oun ti ń fẹ́ pè ní tipẹ́ tó wọ̀n ráyè gẹ́ẹ̀tì wípé oun sùn ní ojú ọ̀nà lónìí oun wá rí ànẹ́bì oun wá rẹ̀lẹ̀kẹ́ tó dúó lẹ́yìn ànẹ́bì tí ń fẹ́fẹ́fẹ́ báyìí oun wọ́n bí náà pé táwa lẹ́lẹ́yìn tí fẹ́fẹ́ ó ní Albani lòó bàbá yẹn bú ẹkún bẹ́ẹ̀ tọ́rọ bá ti ẹ̀ fi dáadáa tàà eh, òun níbi tí wọ́n fi sí fine ọrụ kejì o ní pé yóò mú àrọ́fà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ yóò mú ó pínlẹ̀ ní kan gbogbo àwọn àwẹ̀ tó bá ti jẹ́ wípé àwọn ní èlò tí wọ́n bá sì ti dé ìjọ tí wọ́n bá sí wọ́n máa pa ọkọ̀ yẹn rẹ ọwọ́ náà yóò aṣúra ọbọ̀ sátọ̀dé gbáwẹ̀ sí yóò mú kí a ń gbà mọ̀ ń aṣúra ní yóò mọ̀ àárọ̀fà tó wájọ́ sáàmtì tí a mọ́ ní kí láàrín ẹgbà sáàrẹ̀ sáàrẹ̀ lá ẹlòmí ò tí ẹ̀yẹ̀ rántí ìjọ gẹrẹmọ́ pé àwẹ̀ àràfà láwà gbá èmi ò lọ́la ẹ̀ǹgbà yóò mọ̀ àárọ̀fà mọ̀ fẹ́ gbá agbókẹ́tùwà nìdè wípé ẹn tí ó bà sí gbàbá wọn ìdẹwọ́ ya gbajímọ̀ ṣáájú kẹ̀ẹ̀kọ̀ ní ìdí pé gbajú bí ìgbà tí èyàn bàtà náà àrọ̀fà dádúó ní tí se jùmọ́ àlọ̀bọ́ sí ọ̀sọ̀dún ní sábtì kèése kúrò ní mẹ̀sí yàkà ṣùgbọ́n bá dẹ́dà kan fi pán ní sọ́sámìlè wípé kó ti ẹ̀bọ̀ sí jùmọ́ àì ṣùgbọ́n àràfà ti tẹ́lẹ̀ tó bọ́ sí sátọ̀dé lẹ́yìn o kèése dẹ̀dẹ̀ ni kéyàn ọba wẹ̀ lónìí torí pọ́fẹ́ gba yóò mọ̀ arọ́fà lọ́la a jẹ́ wípé ìdàjọ́ mi ìlọ̀bọ́ sí wọn ẹni tánàbí òun máa máa dàgbàjímà ni lẹ́nàrà jímà ẹlẹ́ gba ìwúmà mi tẹ́ẹ̀bá ti lè gba ọjọ́ kan sáájú rẹ̀ àbọ́jọ́ kan ní kí ni o lẹ́yìn rẹ̀ sí sáàbùtì gẹ́gẹ́ wà tún wà lè gbàwẹ̀ èèyàn tún wà lè gbàwẹ̀ àtàrẹ̀ jábìnà bí sí àbúrà bá sí ọmọ ikirma lọ bá wọn àyàwà nílé níjọ́ kan wípé ẹlọ bá ń bèèrè sáàbì mọ́ ń gba sáàbùtì wọn yàwà dákù àrẹ́bí mọ́ gba sáàbùtì o àìsí ìgbàwẹ̀ ìjọ ọdún òwà ń gbàwẹ̀ ìjọ ọdún tí ọjọ́ sàn pín ìjọ ọdún òwà mọ̀mọ́ ìgbàwẹ̀ kí ó lè yé wọn pé kèè sí ìjọ ọdún fine so ìgbékalẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú àwọn mímá ibi àwọn àfá àti èso ń fẹ́ ẹnu tí a bá lọ ibi tó lọ ń rọ ọpọlọ wọn sí olèléyàn bàbá wa àgbà Ibn Taymiyyah rahimahullahu ta'ala

kọ́dà kò sí oṣù kẹtàmà bí gbápẹ̀ rí lẹ́yìn Ramadan àti Ṣàbáyìn ìgbékalẹ̀ Lárúbáwá ni ò tí nǹkan bá ti 199% wọ́n wà ní ah ẹwọ gbogbo ẹ̀ ló ṣe tán àníbí ìgbà Ṣàbáyìn tán ṣùgbọ́n a máa gbà tó 28 nínú ẹ̀ 27 ẹ̀dẹ́kùnrin tí wọ́n gba 28 nínú oṣù ẹyọ kan ṣe sátọ̀dẹ̀ òní símẹ̀ sátọ̀dẹ̀ ọwà mẹ́ ẹni tó tún wà lẹ̀ wípé ká máa gbàwẹ̀ ẹgbẹ́ mẹ́fà lẹ́yìn Ramadan sátọ̀dẹ̀ òní wà mẹ́

ìní ká sojú kòkòrò ẹ̀jù ẹmbà bẹ̀ ní hajji kó wọ̀n mọ́gbà nítorí ilé fararolẹ̀ fọba dẹ́dà lọ́la jẹmọ́ ẹmbà lẹ́yìn ní sọ fún wọn mọ́bà wọjọ́ àwọn èèyàn ó jòrò ní o ní àsìkò wo a arọ́fà ní arọ́fà yẹ ó ń ṣe ọlọ́run nítorí pé ọlọ́run ó tóbi sàkòtò pọ́ọ̀mù wọ́ anábì sí àdúwà tí èsì àdúwà kéèké táìmù làwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ orin bẹ́ẹ̀fẹ́ bẹ́ẹ̀fẹ́ pẹ̀lájà kọ́dà wọ́n ti sọmọ́ ọkùnrin pé kí wọ́n ra péyè sí lè tí nǹkan orí táìmù yẹn wọ́n ti rí kọ́ ra sábákà lọ wọ́n wà bẹ̀rẹ̀ jó tẹ́ǹtì nàìjíríà nìmọ̀ yàtọ̀ ọ̀láì mórí eh, dókítà kan wọ́n ti professor nìsìn wọ́n jẹ́ àbúrò fún àfáà mi wọ́n wá kí wa wọ́n ní Suleiman antemi Nigeria mú ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mọ́ lọ bí 23 years yóò wípé antemi Nigeria mú ní bẹ́ẹ̀ ni ah, náà bí kòmí ayẹ̀dùmọ̀ lọ́nà kọ̀bùl kí ní ìsàwọn èèyàn wa pé sí wọ́n ti rí bí ọlọ́run kọ́ sí wípé òun ti gbáṣẹ́ wọn ni onírọ̀ àìtùn àmì bíomi àìlẹ́yì bí àárọ̀ fayarkusun masá àárọ̀ fayarkusun ọlọ́run yaba ìtẹ́ ń jó gidi nírọ̀ ní àrọ̀fà káàrin ènìyàn wá pé olóògbé àwọn kan mọ̀ ń jó sí àmàkúnlẹ̀ ti mọ́ ọ̀kadà ilẹ̀ ń jó kò jẹ́ ìlàpọ̀ kí àrí kí àbí ẹmà pé wọ́n mọ̀ mọ̀ pé bọ́yá nǹkan tàṣí ọlọ́pọ̀lọ́ mẹ́lẹ̀ bùkátà àrúkí àtàkùnrin rọ́ṣẹ̀rọ̀ sọ́sítù ètí wọ́n bà fún alábẹ́rẹ̀ oòrùn kí orí ló fi ọkọ̀lọ́ fi rìsẹ́ẹ̀tì padà ó jama'a yawma Arafa lọ́la èmi kìí sí dandan ẹn tó bá lọ pẹ̀lú ọ̀rọ̀ kejì náà ẹ̀sìn náà ni

láti fi kọ́láfà àwọn yehud kátó wá sọ wípé odidi ọlá tó tóbi bantabantai tí ń bẹ nínú ọdún kí wá ní ọlá ọ̀hún jẹ́ adam na hadithi àbí ayyub al-ansori sorry àbí kọ̀tádà al-ansori àbú kọ̀tádà ó náà wá kọ̀rọ̀ sàsájọ kan wọ́n bilẹ̀ wípé ah, wàsú ìlà an siyami yomi arọ́fà anábi ẹn bá bá wọ̀jú arọ́fà kí ni ó rí bẹ́gan ah anábi ni sáwọ̀yẹ yukafiru sanata liman biya wal baqiya

yóò kò ní Ramadan kàyọ́ wọ́n láti ọmọ bí ọjọ́ tí yàrá ìsẹ́sẹ̀ kíni o tí ẹsẹ̀ tó bí èyàn lè tó rà dáadé ilé ìrìn alẹ́ tí yóò ti bẹ̀rẹ̀ dìkíni o bọ́nìkì tàbá wá fẹ́ bọ́ aláwẹ̀ kèése kẹ́ gbé tábù kan lé lọ́wọ́ kèése kẹ́ ẹnáwó yí sí pé ẹyọkan ni ẹ̀tọ́ gbogbo àìláti jọ fẹ́ sínú kò sí sí nǹkan mí àhán alìmọ̀ àtọ́bọ̀ báhùn ìtàbùtà máa fi lé wa lọ mọ́ ń fàtọ́rọ̀ sọ ìmàn afọ́bùn tẹ̀bí ọ̀rọ̀ ọ̀tara wọ́n ni tẹ́lẹ̀ bí wípé ẹ ń bá bọ́ aláwẹ̀ yóò nígbàtọ̀ fẹ́ sínú tó fi lé sọ́wọ́ ah, alhamdulillah ara sí àtúnmẹ̀ ìlànà bí ń sọ ṣùgbọ́n wà ti sọ di biskit wọ́n máa rún ìmọ̀ yàn lápò gbé lọ lóúnjẹ 2000 fún oúnjẹ 25 tó wájẹ̀ fún jẹ́gí lọ fẹ́ gbé fún oúnjẹ fún tí ó jẹun lájẹ yóò kèé sí àwá ẹnu ní àtúnmọ̀ mú tábùrù kan tí ó gẹ márùn pé wà láì ṣàtúnmọ̀ lọ tèbí ní ẹkọ́kọ́ jẹ ìdàpọ̀ ṣe ìsinú ní ẹmù pẹ̀lẹ́yìn in táwọn èèyàn gbọ́ ìní wípé ẹnu tó sì dátàrọ kọ́dà kẹsọ pẹ̀ lánú kéèyàn wá kan omi sílẹ̀ lọ́báyì in ń bá yú aláwẹ̀ fún ìsinú rẹ̀ òní ẹ̀wí ṣúgbẹ́ jẹ́ pípò ní ju tábùrù lọ kọ́dà kò márùn-ún lọ́wọ́ rẹ̀

ní àríkàsí rẹ̀ méjìlé ọjí àṣíma ọdún fún wa ọjọ́ fọ́dákù dákanáà jama'a táà bá wo táìmù tí fájírù wá yọ ní ìsìn 510 508 láwọn àdúgbò mi o ní o yóò sì di wípé ìṣrọ́kù yọ bí 528 530 di evening láìlú wáyé lọ́kọ̀ ha a kiri di ọdún ìní kọ́tà tó 7 nítorí wípé àwọn èèyàn máa ń pe ìdí táǹkì ìdí kọ́ wá lè bá yé wọn pé kèèṣe ìdí alago méje o kọ́dà ó tún lè wẹ́dà láti ń kí ààrí pé lọ́wọ́ ta wà báyìí ní ìsìn òruwa short kògùn púpọ̀ orúṣẹ́gí ni òru short so bí i nìlá ìtàlá quarter to seven o láàkì eight ní ọ̀túnlá kọ́ bá ni wá sí lórí dáadáa o kọ́dà kún kọ́sà náà o kọ́ gbà o kọ́ wọ ládàdé kan sí ọlọ́njọ́ gbogbo tí ń bá wà lẹ́rù sọ́rí fọ̀kàbalẹ̀ fún wa o gbogbo bí ọkàwà ti balẹ̀ mẹ́jà padà pàyà mẹ́ o àmà yáwa tí ń bẹ ní hajj mọ́sàbáni sọ́wọ́dé o àwọn náà di aṣọ náà láyọ́ àtàlàfíà o gbogbo bí tí a ti ra wọ́ra sẹ́ẹ̀sọ́ أحمده وأمجده وأدلله وأشكر نعمه ذرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه سلم تسليما كثيرا أمة الإسلام أوصي ونفسي بتقوى الله فهذه وصية ربنا لجميع خلقه قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمتنا فاليوم يوم الثامن من شهر الحجة لهذا العام 445 الإجرية وهو يوم التروية فالحجاج يعدون ويجهزون الماء الذي يشربونه بمنى في هذا اليوم وهكذا فعل رسول الله صلى الله عليه وسلم انتقل إلى منى في هذا اليوم ثم تحرك إلى عرفة صباح يوم ظلمي صباح يوم عرفة ولتعلموا أن التكبير المقيدة أن التكبير المقيدة يبدأ بعد صلاة الفجر من يوم عرفة غدا إن شاء الله تعالى وينتهيه والمطلق في عصر آخر أيام التشريك أمتنا استحث الخصام كثيرا على أن نضحي لله سبحانه وتسامى وأن نقيد بذلك نفسا لذلك كان الرسول صلى الله عليه وسلم يضحي بكبشين أقلين أملحين موجعين ينظران في سواد ويقعان في سواد جاء هذا من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها والأدحيات لا شروطها الأول لا بد أن تكون من بهيمة الأنعام فبهيمة الأنعام الإبل والبقر وكذلك الغنم والغنم الماز وأنثى وكذلك الضان وأنثى كذلك الشرط الثاني عباد الله أن تبلغ السنة المعتبرة شرعا والإبل خمس سنين والبقر سنتان والمعز سنة كاملا والخروف أو الضأن ستة أشهر أمتنا كذلك الشرط الثالث لا بد لهذه الأدعية أن تكون سليمة من الموانع من العيوب المانعة من الإجزاء وهذه العيوب مجموعها قال صلى الله عليه وسلم الحديث البراء بن عازب والحديث مخرج بسورة من الترمذي بإسناد الحسن قال البراء خطب فينا رسول الله صلى الله عليه وسلم فقال أربع لا تجز في الأضاحي وفي رواية أربع لا تجز في الأضاحي العوراء البين عورها والمريض البين مرضها والأرجاء البين ضلعها والكسيرة التي لا تلقي أمتنا والشرط الرابع أن تقع هذه النسيكة وقت الذبح أي أن تذبى وقت الذبح وهذا بعد الصلاة وبعد خطبة الإمام وبعد أن ذبح الإمام لذلك رد صلى الله عليه وسلم قول عبي نيار قال البراء بن عازم لما ذبح شاته قبل أن يأتي إلى العيد وأحب أن يكون أن تكون شاته أول ما يذبح في بيته لكن أجاب رسول الله عليه وسلم بقوله شاتك شات لحم أمتنا وفروا هذه الشروط واعتنوا بها كثيرا لعل الله سبحانه وتعالى يوفقنا جميعا لكل صلى الله وسلم من صلى, من صلى صلاتنا ونسك نسكنا فقد أصاب النسك امتثلوا بما أمر به رسول الله صلى الله عليه وسلم لعلكم تفلحون أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده المصطفى أمتنا اتقوا ربكم في السر والعلم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمتنا غدا يوم عرفة استحث صلى الله عليه وسلم كثيرا لسيام يوم عرفة وجاء من حديث الذي أخذ الإمام مسلم من حديث أبي قدرة عن الأنصاري رضي الله تعالى عنه لما رسول صلى الله عليه وسلم يوم عرفة قال يكفر السنة الماضية والباقي أو في رواية أحتسب الله أن يكفر السنة التي قبله والتي بعده أمتنا يوم عرفة يوم يباي أصوة الله ملائكته بأن الملك فيقول انظر إلى عباد هؤلاء جاءوني شوثا غبرا فإني أشهدكم بأني قد كفرت لهم يوم يجتيد فيه الحجيج من أنواع العبادات لذلك من سنة ألا يصوم الحج ليتقوى بطعامه على العبادة أما غير الحجيج فيصن لهم صيام ذلك اليوم ازديادا من الخيرات فقلب المؤمن لا يشبع من الخير أمتنا أخرجوا إلى العيد هكذا أمر صلى الله عليه وسلم كما جاء من حديث ابن عطية رضي الله تعالى نعراه أمر صلى الله عليه وسلم أن نخرج العواتق وذوات الخدور والحيض وأمر الحيض أن يعتزنا مصلى المسلمين لماذا أتوا أتينا أتينا ليشهدنا دعوة المسلمين عباد الله البسوا إلى العيد أثيب في أطيب وأفضل وأحسن ثيابكم لعل الله يأجركم على هذا وامتثلوا بأمر صلى الله عليه وسلم وضحوا لله سبحانه وتعالى وقيبوا بها نفسا تصدقوا منها أهدوا منها وقلوا منها فإن هذا خير كبير قال الله سبحانه وتعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم عباد الله كونوا مع الصادقين كما أمركم ربكم سبحانه وتعالى وكذلك تعايدوا على خير وعافية وعلى سنة رسول الله صلى الله عليه وسلم لعل الله يكتبنا من عباده الفائزين نسأل الله تعالى يجمع وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر عداك هذا الدين اللهم ربنا وحر صفوف المسلمين واجمع شتات المسلمين وانتقم لعبادك المستضعفين من المؤمنين والموت في كل مكان اللهم انصرهم مجايدا في سبيلك حقا في سبيل الأوطان اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا اللهم تقبل منا فإنك أنت التواب الرحيم اللهم تب علينا وتب على التائب يا أرحم الرحمن عباد الله وعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسه خصبنا بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسلوب القائل في مخلصة هي ثابتة من نسي الصلاة عليها